الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين لنبتي يدعو قف رابة ترى أن يرابة قجله àti aláfíà rẹ̀ fún òjísí ọlọ́ọ̀bá annabuwa Muhammad sallallahu alaihi wasallam an bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala kí o mú wa dó lórí òdodo kó dẹ̀ ṣe wá lẹ́ni tó sì pé tí òdodo bá ti hàn sí wa òun náà látẹ̀lé kuma ṣe wá lẹ́ni tó sì pé nígbàtà bá mọ òdodo tán in ta fi gbá òdodo nù òun láàmà wá àbí in ta ní fi gbá òdodo yẹn òun láàmà pẹ̀pẹ̀ sí kí Allahu subhanahu wa ta'ala kó sọ wa kún bèèrè yẹ́ bá sí mọ̀ pé ìlànà nabi sallallahu alaihi wasallam ìlànà tó sì pé kò sí rújú bẹ́ẹ̀ ni anábi sallallahu alaihi wasallam sálàyé tí ń jẹ́ ìsì islam anábi sálàyé tó jẹ́ àdádálẹ̀ anábi sallallahu alaihi wasallam ó sì sálàyé in tẹ́ yóò fi là níbi jẹ́ àdádálẹ̀ àwọn náà wọ́n sọ àwọn èèyàn lára níbi àdádálẹ̀ àwọn náà sì gbógun ti àdádálẹ̀ wọ́n sì tẹ̀pẹ̀lẹ̀ mọ́ súnnà Nábì Muhammad sallallahu alaihi wasallam bákan náà àwọn tó wá lẹ́yìn wọn bákan náà àwọn àìmà àwọn sálàfù rere gbogbo wà tí bídá àkan bá sì ti ń yọjú òun náà ni àwọn sálàfù máa gbógun ti tẹ́lẹ̀ bá ti fẹ́ yọjú wọ́n gbógun tún wọ́n gbógun ti gbogbo ẹ̀ lápapọ̀ láì lẹ́nu ẹ̀ tàbábó eléyẹ kò ní jẹ́ kí ìkankan nínú ìyẹ̀gẹ̀rẹ̀ kú lórí òdodo kó bá wa lójijì kí wọ́n máa wòye sí pé sílé iná sí bídá ní àbíkẹ́ sí bídá torí pé lára àwọn àdánwò tó bá wa láwùjọ wa àbí tó bá àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ lágbàáyé òun ni pé ọ̀dà wọn kutubiyun ibẹ̀ ni mubtadi' àtànsí tàbá ti ma àwọn bídá tó jẹ́ àwọn bídá àpilẹ̀ àwọn sófí ni àwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ni àwọn khawarij ni tàbí ma pàwọn ilé bídá ni tí a bá tún wá tọ́lọ̀bá tún wá sí lójú tọ́lọ̀bá tún jẹ́ kó rí pé ah, àwọn ikhwanul muslimin àwọn náà bídá ni wọ́n àwọn mubtadi' ni wọ́n ẹgbẹ́ bídá sí ni ẹgbẹ́ àdádálẹ̀ ni so ibi tí ọ̀pọ̀lọpọ̀ máa ń fòpin sí pé ah tí ẹ̀bá tí ẹ̀bá ti ṣe kútúbí o tí ẹ bá ṣe Kutubi àbí kó jẹ́ Sururi àwọn Sururi so kò lè kò ní jẹ́ mubtadi'a lára àwọn àdánwò nìyẹn kí yẹn ṣe intihahu àwọn mubtadi'un síbi sórí àwọn Kutubiyyun nìkan ìdá fi pé tẹ́lómi ìtẹ́bá wọn sọ fún ẹlòmí pé ah, Abul Hasan al-Ma'ribi ó ń bídá àlòun náà tẹ́bá sọ fún pé àwọn ah, bídá sí kèèsè Sufi kèèsè kìníkan kèèsè Tijani kèèsè khawarij tó hàn gẹ́rẹ́ kẹsẹ̀ khawarij tó hàn gẹ́rẹ́ àhá kí mọ́ báyìí torí pé lẹ́yìn lẹ́yìn Abul Hasan òun náà padà ń sọ àwọn orísìírísìí àwọn nǹkan pàmò zaharat àti àsíyásá àtàwọn nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ àti ìran jáde lórí àtàwọn nǹkan mìína so ẹlòmínà ìjọba sọ fún pé halabi pé a mubtadi àní halabi halabi èsì oun súnnà yóò tọ́nà bá tún wá rí pé ó tún wá rí pé halabi ẹsẹ̀ kútúbí ẹwà ni a ah, kò lè jẹ́ kò lè jọ ń bídá ẹlòmí ò ní rí ló ń bídá so torí pé wọ́n ti fi hádù mọ̀kútẹ́dì àárín ó ti níbi tán bá dé pé a ah, tí ẹ bá ti fi kútúbí o ó ń bídá ló jẹ àdánwò yẹn náà sì ń ṣẹlẹ̀ láwùjọ wa tẹbá sọ fẹ́ lómi náà pé ah, Abu Ishaq al-Huwaini tó wà ní Misr kò gbádùn kìí sàfà súnnà tó mọ̀ sọ fún yìí ni pé a ṣebí báyìí báyìí báyìí ni báyìí báyìí kíní ni bí kìí ṣe kò sí pẹ̀lú àwọn kútúbí náà kò sí pẹ̀lú wọn kò yẹ ṣe kútúbí kìí ṣe sùúrì so ibi tí bídá àtẹ́ sí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nìyẹn tí ó sì rí bẹ́ẹ̀ torí pé níta ń pè ní bídá àgẹ́bá ti ṣe tí mo máa máa ṣàlàyé níbi àwọn mọ̀kọ́dímà ọ̀rọ̀ yìí so àbí tí a máa fi ń pèyàn ní mubtadi'a kò mọ́ lórí àwọn nǹkan tó jọ máa mukhalafa níbi àkídà àbí fíbi níbi manhajul istidlal nìkan ara àwọn orísìírísìí àwọn nǹkan ni àwọn àìmà láti gbé kalẹ̀ tí wọ́n pè ní usulu sunna tí wọ́n pè ní sunna tó sì pé tí wọ́n bá fi yapa rẹ̀ tí wọ́n bá fi yapa àwọn usulu yẹn irú ẹni bẹ́ẹ̀ yóò máa jẹ́ mubtadi'a yóò máa jẹ́ mubtadi'a tí májẹ̀mú bá pé láti pè ní mubtadi'a sàdánwò ẹ̀ wá pọ̀ láwùjọ wa bẹ́ẹ̀ so àwọn tí wọ́n tàbá ti àwọn Ikhwani tàbá ti kó lórí àwọn Ikhwani tán so alhamdulillah àwọn súnnà ti dáwọn orísìírísìí àwọn ọ̀nà bí ó ń bí dáàmà àti dáwọn Ahmadiyya àwọn Shia àwọn orísìírísìí wọn ti dágbọ́ ọmọ báyẹn Ọlọ́run tó ṣàánú wa àtúnpadà dáwọn Ikhwani mà so àtúnpadà dáwọn tó ṣe pé wọ́n jọ wọ́n nínú àwọn Sururi táwọn tí tán àtàwọ̀hìd àwọn pípẹ̀ sí tàwọ̀hìd dáadáa àwọn gangan ni ṣírò wọn làwọn èèyàn ló fi kọ́kọ́ gbọ́ ìdí jẹ́ tàwíìdì tó bá ti wá gbọ́ yí dáadáa wọ́n wá gbé ọlọ sí ọ̀rọ̀ àwọn ìfọwá ní gangan so àtúnrí àwọn náà gbogbo àwọn dàkátìrọ̀ yẹn àtúnrí àwọn náà mọ̀láwùjọ wa so tẹ́lù mi bá ti wá gbélé yé yíwa rò pé ibi tí bídá àtà sí nìyẹn kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ ibadallah gbogbo ẹni tó bá ti ń dà nǹkan kan lẹ̀ nínú ẹ̀sìn àbí tó ń bá nǹkan lò lọ́nà tó ṣe pé àwọn sálàfò bá lò pàápàá jùlọ ní nǹkan tó ṣe pé ó ní ṣe pẹ̀lú usulu manhaj ahli sunna wal jama'a irú nǹkan bẹ́ẹ̀ ó lè sọ ẹni yẹ̀dì yóò ń bídá nínú àwọn qawaidi táwọn èèyàn dálẹ̀ àbí nínú àwọn tatbiqat táwọn èèyàn fi ń lo qawaidi tí ó bá mu so gbogbo àwọn kìíní yìí in tí ó léwu gan aburú sì ni kí a máa bídá ọ̀tán sọ́dọ̀ àwọn Salman Eh, ọ̀dọ̀ àwọn aid kìí sọ́dọ̀ àwọn salman auda kìí sọ́dọ̀ àwọn aid alqarni kìí sọ́dọ̀ àwọn ni bídá àtẹ́sí kìí sọ́dọ̀ àwọn abdurrahman abdulkhalik ibẹ̀kọ́ ni mubtadi àtẹ́sí ó yí sàndọ́dọ̀ àwọn halabi ó sàndọ́dọ̀ àwọn abul hasan al-ma'ribi ó sàndọ́dọ̀ àwọn ẹlòmíì náà bẹ́ẹ̀ so láwùjọ wa yìí náà kìí sí pé yàn ń pè ẹni kankan bídá kìí sí pé yìí so kìí ṣe pé bóyá ń pè wọ́n ní mubtadi'a ṣùgbọ́n ń fi ìpìlẹ̀ kankan ń fi yé wa ní pé bídàn ò tán sórí àwọn táwa náà mọ̀ ẹ pé àwọn dàkátírà àwọn paráfísà bídàn ò sórí wọn ó sàn lórí àwọn míì náà nínú àwọn tí wọ́n ń lo àwọn usulu manhaji salafi lọ́nà tí ó sì yẹ kéèyàn lò àbí tí wọ́n ń àwọn nǹkan tó jẹ́ ìpìlẹ̀ rẹ̀ so eléyìí ó ṣe pàtàkì gan kábọ̀ yìí ó ṣe pàtàkì gan náà bí idhnillahi ta'ala kátẹ̀síwájú nípa ọ̀rọ̀ tí a ń bá lọ nípa àwọn ọ̀rọ̀ tí afáàfin gbá in tó ṣe pé àwọn olùmọ̀ tí wọ́n fi ẹ̀rí àti ìwòye tó pé tí wọ́n fi pèyàn ní pé á ẹni yìí lágbàjá òun bídá ni o kí wá gbá dànù kí wá gbá dànù kí wọ́n sọ pé èyàn lè ṣe ìlìzáàmù lórí ẹ̀ so òun ni àwọn àwọn àrújú àwọn ṣubuhati tí afá kọwa àbí tí wọ́n ń sọ láti fi sọ pé a lè ṣe exam lára àwọn nǹkan tó jẹ́ ògbóǹtarìgì àti òpómúlérò ṣubuha tí afá ń lòun náà ni ọ̀rọ̀ sheikh abdul muhsin al-abbad hafizahullahu ta'ala agbafa sunna ni wọ́n tí ó sì yẹ méjì mẹ́ ẹn tó sì ni èyàn gbọ́dọ̀ sí máa ṣe ìkìrọ́mù wọn ni èyàn gbọ́dọ̀ máa kí a mẹ́rin kó kí gbogbo àwọn nǹkan tàfà ń sọ nípa pé Sheikh Al-Musa Abadi ṣe báyìí mo agri pẹ̀lú Sheikh Rabi' àwọn kọrí fkọn ahla sunna bi ahli sunna Sheikh Rabi' náà bá wínú tíra àwọn gbogbo àwọn oríṣiríṣi àwọn nǹkan tí afá ń sọ kí a mẹ́rin kélé kó gbìyàn lẹ́mi sí Sheikh Abdul Muhsin Al-Abbad kalla Sheikh Abdul eh, so pàápàá jùlọ àwọn tí a jẹ́ àgbàfà náà tó jẹ́ fáwà àwọn tó tún jẹ́ àfà gan àwọn tó tún jẹ́ àfà àgbàfà náà tó jẹ́ fún wọn kódà Sheikh Rabi' àwọn ganá wọ́n sì láti rán fún pé àwọn gan kéwú ní àwájú wọn so ẹni tá tán mọ̀ pẹ̀lú ìdáàbòbò súnnà ni wọ́n táwọn náà kọ àwọn kútùbù rudud láti fi ṣe rọ́dù fáwọn tí wọ́n fẹ́ takò súnnà Nabi sallallahu alaihi wasallam wọ́n rántí pé tíra wọn kan wà tí mo ti rà ti pẹ́ gan so nígbà yẹn gan tẹ́yàn tí ìdáwọn àfáà súnnà púpọ̀ mọ̀ so tí rọ́dù tán fi ṣe fún eh, Abul Hasan al-Maliki tí bá gbàgbé ọkọ̀ yẹn so ah, rọ́dù yẹn wà pa so nígbà tí mo ka rọ́dù yẹn gbà yẹn Ọlọ́run fi ṣàánú gan nípa àwọn nǹkan tí Habibu Markaz ń sọ àwọn ṣubuhati ti ń dáre torí pé nafsu nǹkan tí ń sọ ń pa àwọn sahaba àti gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ Bukhari gbogbo ẹ̀ òun náà ni Abul Hasan al-Maliki ń sọ so ṣe kàbí wọ́n sí àbá ni wọ́n ṣe rùdúdù wọ́n sì wọ́n kọ́rọ̀dù fún àwọn rùdúdù wọ́n gbà yẹn tó múra àwọn tíra yẹn so ẹnìkan tíyàn tí tó sì pé àwọn àfá àwọn tó jẹ́ àgbàfá gẹn wọ́n sì rántí rọ́fù pé àgbàfá ni wọ́n ni so ìyẹn nìyẹn so àfá wa mú wá pé ní pé Sheikh Abdul Muhsin al جرح متيعي أما شيخ ربيني تنصي فقه حرابي بقري تالي سي إلزام ونا يعني بتالي سي إلزام ونا في كبا دعا نكي منهج انتقاء إلى له سو انتقاء نبكي هنسي اختيار انك انتقاء بمعنى اختيار سيسمع نكي يعني منهج تان له شيخ شيخ آه شيخ ربيع آه، حفظه الله تعالى lódà pé wọ́n gbà lérò mẹ́ torí pé àgbọ́yé rẹ̀ nìyẹn tí ó sì ságbọ́yé mi fún ju ohun tó ń sọ yẹn náà lọ pé manhajun ti kọ́ ìní so ọ̀rọ̀ Sheikh Rabi náà wọ́n sì ń sọ ọ̀rọ̀ àwọn tí wọ́n jàrọ̀ Halabi náà wọ́n sì ń sọ so ní pé manhajun ti kọ́ so ní pé kílé tí wọ́n lè bàdára Sheikh Abdul Musin Abadi náà ní pé a wà pẹ̀lẹ́ imú tẹ́díyàn a ama wa sálẹ́sà ẹni tó bá yẹ ká clear ká clear rẹ̀ ẹ̀hẹ́n ìgbàyẹn lọ́wọ́ pé ọdó ti manhaj rẹ̀ so kìí ṣe pé kí wa ma kí a ma múlé kó ma mú kó fèlé ilẹ̀ so ṣe bí nǹkan nafsu nǹkan délé náà ṣe náà lélé náà ṣe so gbogbo àwọn nǹkan yìí ni ó sì jẹ́ major ní tó jẹ́ major ṣubuha fáà náà nìyẹn so torí pé ọ̀rọ̀ yẹn náà wá yìí ń padà sí pé Sheikh Abdul Muhsin so bọ́ afá tún wọ́n tún mọ́ àwọn míì náà wá nípa pé Sheikh Suhaimi àwọn náà nípa nípa Ibrahim Ruhaili pé àwọn náà wọ́n yìí bá ṣe Allahu a'lam ń pa gbogbo léhun kò gbogbo léhun tí ẹ̀kẹ́mí èmi ò mọ̀ ń pa so èmi ò tí ẹ̀ ní láti kò ní ìdíkí mọ̀ ń pa so in tó fi pé gbogbo àwọn kíyàn máa kẹrù mọ́ báyàn pé ah, ẹn tó mọ̀ ń pa tí ń ṣẹlẹ̀ tó báyìí kò gbogbo èèyàn ò gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ ti wà yìí náà àwọn èèyàn explain ẹ̀ politically dáadáa àwọn èèyàn explain ẹ̀ pẹ̀lú politics dáadáa dáadáa láwùjọ wà àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ wọ́n explain ẹ̀ tí wọ́n ni ẹ kò rí pélé yìí kì ní kan kó láì mẹ́yé tẹ́lòmí pé òkan ni pé wọ́n ṣe àwọn ah, ilé ẹni yìí sọ̀rọ̀ burúkú bọ́ ẹlòmí ò wá yóò wá bọ́ pé ah, à wọ́n kàn wá lọ bá ní pé kó sọ̀rọ̀ pa ìkwọ́n musulmin wọ́n wá gbogbo àwọn politics táwọn èèmọ̀ gẹ́bẹ̀ náà láfá náà sí ma ń sàlàyé àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin àwọn afá so bígbà pé ọ̀rọ̀ politics ni gbogbo wọn bára wọn sí wala hawla wala quwwata illa billah so afọ́ tún extend ẹ̀ wọ́n tún ní ẹ anáwáwí ń kọ́ ẹ̀ ẹ̀sẹ̀ bàdá ibn hajar náà tí tí halabi bá ṣe tí ò bá tó tí àwọn ibn hajar ṣe ọ̀dọ̀ ìyẹn àyín bọ̀ wọ́n bẹ̀ so ní tàbá fẹ́ sọ̀rọ̀ pa pé yẹn kíléré táà ń kàtírà àwọn kan táà kàtírà halabi so àyín padà bọ̀ kí ló dé èyí tá fẹ́ sọ gangan ni pé àwọn àfáàyí àwọn àfáàyí kílé táà clear wọn kílé táà clear àwọn àfáàyí náà so manhajun ti kọ́ ilẹ̀ ń lò so ìsìnbélé yìí náà kó sí ìtẹ́lẹ̀ ìkó sí ìsìnbí ìtẹ́lẹ̀ náà sí náà nìyàn nígbàtẹ́ ilé ṣe ìlìzámù àwọn àfáà ni ni tọ́lìbùn ilmi kan wá se ìlìzámù èmi so kìí sí tọ́lìbùn ilmi nìkan ló ń sọ àwọn ọ̀rọ̀ ilé àwùjọ wa àwọn tó ju yín lọ àwọn tó ju àfáà lọ wọ́n ń sọ ọ̀rọ̀ yìí àwọn tó ju àfáà lọ so wọ́n ń sọ ọ̀rún tán sọ yìí nípa pé halabi mubtadi yani ìzámù rẹ̀ èyàn sì lè ṣe ìzámù lórí tẹ̀bdí rẹ̀ so um, Ah, so afá ní ẹ tún ọba lè ṣe ìzámù bàbá Fawzan wọ́n sí lè ṣe ìzámù bàbá Fawzan kan sọ pé kí tó bàdá alágbádá àbíkán ṣe ìzámù bàbá abdulmọ́sánà àbíkán lọ ṣe ìzámù bàbá Suhaimi nígbé tó bàbá dá alágbádá so gbogbo àwọn politi àfóòtún ti gbogbo àwọn kan sàlàyé tó ń ṣẹlẹ̀ láàrin àwọn afá politikali wọn lọ bẹ̀rẹ̀ àwọn Sheikh Ubaid wá lọ sílé gbogbo eléyìn jahlu ma la yadurruni so kíyàn máa kí o máa kò sí kò sáàrẹ̀ mi o máa tó àǹfàní tó ṣe lọ títí so èmi o máa àǹfàní tó ṣe lọ títí fún yàn so tíyàn bá ń wá tí ó fi lọ́lẹ̀ nínú ṣubha náà lèyàn ní bùkátà sí gbogbo eléyàn so in tó kàwa òní in tó jọmọ́ rẹ̀sì in tó jọmọ́ ìtọ́lọ́mọ̀bá wí in tí annabi sallallahu alaihi wasallam wí náà so irú ṣubha yìí kí ni àlàyé rẹ̀ níbi àwọn afá súnnà bó náà ti ma ń sàlàyé rẹ̀ kìí sí pé wọ́n kàn lò ní ìlò bí afá sí ń lò yẹn so bó lọ àwọn afá súnnà sí ma ń sàlàyé àwọn nǹkan báyìí so tó ṣe pé àwọn oní bídá òní tasarọ́bà wọnú àwọn usulu salafiyya náà kálọ̀ ma wọ́n ní pé ìyàtọ̀ wà láàrin bídá àtùl mubtadi' wa zallatul alim so ìyàtọ̀ wà láàrin bídáàtul mubtadi' wa zallatul 'alim ìyàtọ̀ wà láàrin bídáà tí ẹni tó jẹ́ mubtadi' ṣe àti àṣìṣe tó ṣe pé olùmọ̀ ṣe ìyàtọ̀ wà láàrin bídáà tó ṣe pé ẹni tó jẹ́ mubtadi' ṣe ìyàtọ̀ sí wà láàrin àṣìṣe tó ṣe pé olùmọ̀ eléyà á sì dájọ́ fún pé á ah, àṣìṣe ló ṣe ṣe wá rí níbi àṣìṣe yẹn à ní tẹ̀lé ṣùgbọ́n àpọ́nlé rẹ̀ ó máa bẹ bẹ́ẹ̀ sì ni a ipò rẹ̀ ó máa bẹ bẹ́ẹ̀ sì ni a ní àtàkì personality rẹ̀ bẹ́ẹ̀ sì ni a ní bàdáà rẹ̀ bẹ́ẹ̀ sì ni a ní sọ́wọ̀n yẹ̀ lára rẹ̀ ṣùgbọ́n ni a kì ní yóò bá mu kò sí bí ẹni náà bá ṣe tó so eléyìí èyàn gbọ́dọ̀ gbọ́ yí dada. so kí wá ní ìpìlẹ̀ ta máa fi ń ṣe yàtọ̀ láàrin bídá ẹni tó jẹ́ mubtadi'a àti àṣìṣe olùmọ̀ kí ní ìpìlẹ̀ sí aka àwọn afá kan dájọ́ fún èyí tó bá wù wọ́n náà so ṣe manhajun ti kọ́ iná lò tó tọ́ gẹ́bá fa ṣe fi ẹ̀sùn kan àwọn afá súnnà pé manhajun ti kọ́ iwọ́n lò so afá nìkan àwọn òfẹ́ lo manhajun ti kọ́ ní Nàìjíríà ní lọ́dọ̀ wa báyìí àwọn àfáà àwọn àfáà àwọn kìbáàrù yìí manhajin ti kọ́ yìí làwọn lóun ti wọn ṣùgbọ́n àfáà nìkan àwọn òfẹ́ lo manhajin ti kọ́ yìí wọ́n fẹ́ pick and choose naam a ìpìlẹ̀ tá fi mọ̀ tí wọ́n fi lè ṣèyàtọ̀ láàrin in tó jẹ́ àṣìṣe olùmọ̀ zallatu kí n ka àwọn ọ̀rọ̀ olùmọ̀ àwọn ọ̀rọ̀ àwọn olùmọ̀ fún wa nípa rú nǹkan báyìí Islam ibn Taymiyyah rahimahullahu ta'ala wani sababul farqi bayna ahli al-ilmi wa ahli al-ahwa wani ìyàtọ̀ tó wà láàrin àwọn onímímọ̀ àti àwọn onífẹ́ẹ̀nú àwọn bídáà wujudi ikhtilafi fi qawli kullin minhuma pẹ̀lú pé a rí ìyàtọ̀ nínú ọ̀rọ̀ àwọn méjèèjì أن العالم يتطوى لاني بدعة المبتدع أدادالي هم بدعة أتي زلة عالم أتي أسيسي علمو نكي أن العالم نكي علمو قد فعل ما أمر به أوتي سنتي وقالسي من حسن القصد والاجتهاد wípé kíyàn ní àníyàn dáadáa kíyàn kó sì lè yọ ìdájọ́ nínú ẹ̀rí ẹwọ̀n nǹkan méjì tí wọ́n gbé kalẹ̀ ó ní àníyàn dáadáa ó tún wá ní ìkápá láti ṣe ijtihad na'am wọ́n ní wa huwa ma'murun fi zahir wọ́n ní tọ́lọ̀ bá pa aláṣẹ ní zahir ní gbangba rẹ̀ ní tọ́lọ̀ bá pa aláṣẹ kó máa fi lò ní gbangba kó máa fi lò ní ìbáwọn èèyàn ṣe ní gbangba àbí kóhun náà onígbogbo ma láti sọ́kàn in tí ẹ̀rí rẹ̀ bá dúó fún in tó bá rí yọnú ẹ̀rí ipé á kì ní in tí ẹ̀rí ń sọ fún mi lẹ́yìn ìgbà tí mo wò tán mujtahidi ní ọ in tí ẹ̀rí ń sọ fún mi ni pé á ah, ọ̀rọ̀ yìí mas'ala yìí haramu ni so in tọ́lọ̀ bá pàálàṣẹ onípẹ́kó dúó tí ẹ̀rí sọ fún yẹn wọ́n ni wa huwa ma'murun fi adh-dhahir in tọ́lọ̀ oní pé bí àti kọ́ọ̀dì ma qama indahu dalilu oní pé kó ní láti sọ́kà o in tí ẹ̀rí bá dúró fún in tí ẹ̀rí bá rìnlẹ̀ fún wa in lam yakun mutabiqan kódà kó sí pé nǹkan yóò correct kódà kó sí pé nǹkan yóò correct ma in tó jẹ́ reality gẹ́gẹ́ mutabiqan pé kíní ò bá ń tó jẹ́ òdodo gẹ́gẹ́ mu kódà kó sí pé kíní ò bá ń tó jẹ́ òdodo gẹ́gẹ́ mu kò bá reality gẹ́gẹ́ mu ṣùgbọ́n kó ṣe pé á ah, in tó ń rí gbogbo ọ̀nà gbogbo tó sàn rí náà ni pé á kì ní ní báyìí náà ni ẹ̀rí yẹn lọ́lọ́ ọba subhanahu wa ta'ala pa láṣẹ kó dúró tí so irú ẹni báyìí ó túnmọ̀ pé kò ní ma tó wà mutabiq nìyẹn in tó wà mutabiq na shekul islam tẹ̀síwájú wọ́n ni wa in lam yakun mutabiqan lakin i'tiqadan laysa bi yaqini ṣùgbọ́n àdìsọ́kàn tí ó ní ń pa in tó ní ẹ̀rí tó ẹ̀rí tí ẹ̀rí tó dúó ti yẹn kò ní jẹ́ àdìsọ́kàn pé á ah, in tí mo mú iná ni yaqin tí kankan ò lè yẹ so lápẹẹrẹ ìsìn olùmọ̀ ni mas'alakan mas'alakan ó wo àwọn ẹ̀rí ó wo ẹ̀rí lọ wo ẹ̀rí bọ̀ ó wo pé ah kí ní yìí ṣe kìí ṣe wájib mustahabu ni ó wo lọ ó wo bọ̀ bọ̀ kò mọ́ tó jẹ́ mutabiqan lil haqq bóyá nítorí pé kò rí ẹ̀rí kan àbí nítorí pé kò ma nǹkan kan tó yẹ kó so òun wá dó ti ẹ̀rí yẹn pé ah in tí mo sọ yìí òun náà sheikh islam ibn taymiyah rahimahullah ta'ala sọ pé in tó náà bá pa aláṣẹ rẹ̀ náà nìyẹn ṣùgbọ́n in tó bá àníyàn tó ní sí pé á ah, òdodo ni tó ń sọ yẹn kó má jẹ́ yaqiniyi torí pé shihad ló ṣe kó má jẹ́ yaqiniyi kó má sí pé á ah, òun náà ni yaqin tí kankan ò lè yẹ mọ́ òun ah, ní sí mas'ala kama yu'maru al-hakim wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe pa ẹni tó fẹ́ dájọ́ láṣẹ bí tasdiqi ash-shahidayn pẹ̀lú pé àwọn ajẹ́rìí àwọn ajẹ́rìí méjì tó fẹ́ jẹ́rìí ó gbọ́dọ̀ gbà wọ́n lódodo zawil adli àwọn ajẹ́rìí méjì tó sì pé ó ń ni wọ́n ó gbọ́dọ̀ gbà wọ́n lódodo so kama yu'maru al-hakim gẹ́gẹ́ bá pa ẹni tó jẹ́ adájọ́ náà láṣẹ bí tasdiqi ash-shahidayn nípa àwọn olùjẹ́rìí méjì tó bá fẹ́ jẹ́rìí o tí wọ́n jẹ́ zawiya adìl zawila adìl tí wọ́n jẹ́ àunídéédé ó gbọ́dọ̀ gbà wọn lódodo wa in kana fil batin qad akhta'a aw kadhiba kódà kó sí pé nínú ní tí ó hàn nínú ní tí ó hàn sí ẹni tó jẹ́ adájọ́ yẹn àwọn méjèèjì wọ́n ti sàṣìṣe àbí wọ́n parọ́ so in tọ́lọ̀ wọn bá fẹ́ lọ́dọ̀ adájọ́ ni pé àà zọ́hìr wọn nígbà tó sì mọ̀ pé ó ń dédé ni wọ́n tó sì rí nkankan tí ó jẹ́ kó kọ ìgbà ẹ̀rí wọn so in tọ́ bá sọ náà ló gbà wà in kana fil batin kódà kó sì pé nínú nínú tó sì pé òun

àbí tí wọ́n ń fẹ́ huwa alladhi yaghlibu ala dhann òun ni tí sí pé òun ló borí ìròrí ìyànjú pé ah in tó pé ní in tó wá sọ̀wábì ní in tó correct ní in tó borí ìròrí ìyànjú ní pé ah in tó correct ní òun ni tí wọ́n pààyàn láṣẹ láti ṣe mimma وإن لم يكونوا مأمورين في الباطن باعتقاد غير مطابق قط bó ti ẹ̀ sí pé wọn ò pa wọ́n láṣẹ ní pé kí wọ́n ní àdìsọ́kàn in tí ó bá mú in tí ó bá òdodo mú ní inú wa in lam yakunu ma'murin bó sì pé ẹni tó jẹ́ hakim àbí qadi àbí alim bó sì sí pé lam yakunu ma'murin wọn ò pa wọ́n láṣẹ o fil baatin níbi tí ń ṣe pé in tó hàn níbi nǹkan tó ṣe pé ó pamọ́ yẹn níbi tó pamọ́ yẹn bi'tiqadi ghayri mutabiqin qattun ni pé ah ni pé wọ́n gbọ́dọ̀ máa rò sí pé kìíní yóò bá mu wọ́n gbọ́dọ̀ máa rò síbi tó pamọ́ المهم ناني تي شيخ الإسلام موسى سوكيا وني فإذا اعتقد فإذا اعتقد العالم وني تي علم تباتي نيا دي سوكيا اعتقادين متناقضين تو سي بي ادسوكا تو ني ادسوكا ميجي ني تو تاكورا وان في قضيه ني بي علامه كان او قضيتين ابي ني بي علامه ميجي مع قصده للحق pẹ̀lú pé òdodo náà ló gbà lérò in tí wọ́n sọ ni pé olùmọ́nsìn ó gbìyànjú ṣé mọ̀ pé wọ́n ti mú ṣartù méjì wá níbẹ̀rẹ̀ wọ́n ni aláàkọ́ qasdu husnul qasdi ẹniyàn ní àníyàn dáadáa ẹlẹ́ẹ̀kejì ó tún wá lè ṣe ijtihad náà so eléyìí ó sì jẹ́ ká lọ yọ ìyàtọ̀ tàbáfẹ́ padà sí ta'aliq eléyìí ó sì jẹ́ ká lè yọ ìyàtọ̀ láàrin bid'atul mubtadi' àti zallatul alim náà so wọ́n ni fa idha i'taqada al-alim i'tiqadayni mutanaqidayn wọ́n ni tí olùmọ̀ tó bá ní àtisọ́kà méjì tó sì pé méjì takora wọn fi qadiyatin aw qadiyatayn níbi alamari kan àbí alamari méjì ma'a qasdihi lil-haqq pẹ̀lú pé òdodo ló gbà lérò òdodo ló wa tibaihi nínú nǹkan tí wọ́n pa wá láṣẹ pé ká tẹ̀lé nínú Qur'an àti sunna udhira bima lam ya'lamhu àwíjàre ó ma bẹ fún wọ́n fún ní àwíjàre fún tí ò bá ma tó bá ti gbìyànjú tó sì rí pé eléyìí lòdodo wọ́n fún ní àwíjàre fún èyí tí ò bá ma wa fún yàtọ̀ sáwọn ń fẹ́nu fa innahum in yattabi'una illa dhann àwọn tẹ̀lé in tí ó tún wọ́n ma lórí ìmọ̀ ni wọ́n ma kí ní ẹ lórí ìmọ̀ wọ́n ma lórí ìtẹ̀lé ìtẹ̀lé annabi sallallahu alaihi wasallam wọn ní ìmọ̀ ìtẹ̀lé àwọn sahaba wọ́n ma ni ma tahwa ويجزمون بما يقولونه بالظن والهوى in tí wọ́n sọ in tó jẹ́ kí wọ́n gbàgbọ́ ìfẹ́ ẹnu wọn àti ìròrí wọn ló jẹ́ kí wọ́n gbàgbọ́ jazman la yaqbalu an-naqid wọ́n ma ń gbà kí ní ẹgbọ́ ní ìgbàgbọ́ tó ṣe pé wọn ò gbà pé nǹkan míì tí ẹ̀ lè takò rárá ma'a adami al-ilmi bi pẹ̀lú pé wọn kí ní ẹ̀ gangan fúnra rẹ̀ wọ́n mọ̀ àwọn gangan fúnra mọ́ mọ̀ pé gangan kọ́ ni àmàdájú kò sí jasmu ń pa kìní ẹ̀ kò sí yẹ̀kíní ń pa kìní ẹ̀ kò sí àmàdájú ń pa kẹtọ́n sọ yẹn ṣùgbọ́n wọ́n wá mú bígbà pé àmàdájú ni wọ́n ní fa ya'taqiduna ma lam yu'maru wọ́n ní wọ́n ma mẹ́kì ìdájọ́ àbí wọ́n ma ní àdìsọ́kàn tí wọ́n pa wọ́n láṣẹ bí i'tiqadihi ní pé kí wọ́n ní àdìsọ́kàn rẹ̀ la batinan wala zahiran ọlọ́wọ́ bó pa wọ́n láṣẹ kí wọ́n ní kí wọ́n ma bá in tó hàn sí wọn àbí ní tó pamọ́ ní tó jẹ́ àdìsọ́kàn wọ́n ni wa yaqsuduna ma lam yu'maru bi qasdihi wọ́n ni wọ́n wà máa gbàlérò in tí wọ́n sọ pé kí wọ́n gbàlérò gan wa yajtahiduna ijtihadan lam yu'maru bihi wọ́n a máa ṣe ijtihadi tí wọ́n pa wọ́n láṣẹ kí wọ́n wà daqiq wọ́n ni in tó jáde látọwọ́ tí wọ́n yẹn kò jáde látara ijtihad walqasdi àbí látara pé wọ́n lérò ń gbà dáadáa ma yaqtadi maghfira ní tí ó jẹ kó sí pé ah, wọ́n wà fi foríjì wọn fún àti títán bá ṣe ma lam ya'lamu wọ́n wà foríjì wọn fún èyí tí wọ́n bá mọ̀ fakanu zalimin àwọn bídá alábòsí ni wọ́n shabihan bil maghdubi alayhim wọ́n ju àwọn tó sì pé ìbínú Ọlọ́run bá ń bẹ lórí wọn àwọn yahud aw jahili àbí kó ṣe pé àwọn bídá aláìmọ̀kání wọn shabihan bid-dallin wọ́n jọ àwọn tí wọ́n ti sọnù àwọn Nasara wọ́n ní fal mujtahid wọ́n ní ẹ̀rí ẹni tó bá jẹ́ mujtahid ní tí ẹwọ́ al-ijtihadul ilmi wọ́n ní tó ṣe pé laysa lahu gharadun siwa al-haqq kò ní nǹkan mí tó fẹ́ gbà àbí tí ń lé ń bí kí ní ẹjú òdodo lọ wa qad salaka tariqahu òun tó ti wá yín ojú ọ̀nà tí ó fi mọ òdodo yẹn wa man ya'lamu al-haqqa òun lẹ́ni tó sì fún mọ òdodo wa yu'anidu anhu ṣùgbọ́n wọ́n ń ṣe ilé kókó ń ṣe lọ agidi kò fẹ́ tẹ̀lé wa thamma qismun akhar wọ́n ni ìran mí ìkà tún wà wa huwa ghalibun nas òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa huwa an yakuna lahu hawan fihi shubha òun ni wá rí nǹkan kan nínú ẹ̀rí nínú ẹ̀rí tí a máa ń gbára lẹ́nu ṣẹ̀ríà tó gbé ìfẹ́ inú rẹ̀ yẹn lẹ́yìn kò wá wòye sí dáadáa ní pé á ah, sí kí ní ìṣe nǹkan mí dé ṣe nǹkan mí òde ó wá ń tẹ̀lé kì níyàn kì níyàn wá máa jẹ́ ṣubọ́ àfún kì níyàn máa jẹ́ ìrújú fún in tó fi jẹ́ ìrújú fún ni pé kò ṣe wádìí dáadáa ọlá pé ó ní òun gẹ́gẹ́ fúnra rẹ̀ nífẹ̀ẹ́ nú bọ̀ ó wá rí nǹkan kan nú mà òun gẹ́gẹ́ nífẹ̀ẹ́ nú kan ó ní bóyá ó nífẹ̀ẹ́ nú kan sìn lápẹẹrẹ sìn bóyá kan sìn ó nífẹ̀ẹ́ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tí ń bá wa gbé láàrin ìlú kẹ́tẹ́kẹ́tẹ́ ilé ó nífẹ̀ẹ́ ẹran rẹ̀ láti máa jẹran kẹ́tẹ́kẹ́tẹ́ ó wá rí nǹkan kan nínú hadith annabi sallallahu alaihi wasallam wípé annabi gbà fáwọn káwọn máa jẹ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ ò kò wá wòye sí dáadáa kò wá wòye sí dáadáa kò wòye sáwọn nǹkan míì tó takò àbáwọn nǹkan míì tó takò wọ́n wò pé eléyìí ti tẹ̀sùn lórí ẹ̀ sàpé ṣubúhà ní kíní ẹ̀ jẹ́ fún báyìí nítorí ìfẹ́ ẹnu tó ní ní Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala sọ nìyẹn wọ́n ní an yakuna lahu hawa fihi shubha fatajtami'u ash-shahwa wash-shubha wọ́n ní ìfẹ́ ẹnu rẹ̀ wà kó

òun ó foríjì bẹ́ẹ̀sì ni wọ́n san lẹ́san wa sahibul hawa al-mahd àmẹ́ẹ̀rọ nífẹ́ ẹnu pẹ́mbẹ́rẹ́ mustaujibun lil azab ẹni tó sì pé ó lẹ́tọ̀ sí ìyà ni wa sahibul hawa al-mahd wọ́n ni ẹ̀rẹ́ tó sì pé ó nífẹ́ ẹnu ni mustaujibun lil azab òun nífẹ́ sí ó tọ́ sí ìyà ẹni tó tọ́ sí ìyà ni wa amma al-mujtahidu al-ijtihad al-murakkab min shubha ṣùgbọ́n ṣe rí mujtahid tó ṣe pé ìtìháàdì tiẹ̀ látara ṣubha ló ti wá látara ṣubha ló ti wá látara ìrújú tó ní ìrújú yẹn wàháwà àti ìfẹ́nú yẹn fahuwa musi'un aláṣìṣe ni aláṣìṣe burúkú ni wa hum fi dhalika ala darajat ẹ wá rán orú àwọn èèyàn bẹ́ẹ̀ ìpele náà wà a lè gbé wọn sórí ìpele kankanáà bí òun ló borí ìṣesí rẹ̀ jù wà bí hasabil hasanati almahiya àti lódi wọn àwọn iṣẹ́ dáadáa tó bá ní tí ó pàǹkan ẹrẹ wà aktharul mutaakhirin ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá lẹ́yìn minal muntasibina ila fiqh nínú àwọn tí wọ́n fi àwọn ti sí fiqh tí wọ́n fi àwọn ti sí madhhab kan aw tasawwufin tí wọ́n fi àwọn ti sí ìbádà mubtaluna bidhalik wọ́n ti dánwò pẹ̀lú rùn kan báyìí so intaha kalamu sheikh al-islam ibn taymiyyah ta rahimahullahu ta'ala na'am tabagboyo ọ̀rọ̀ sheikh al-islam ibn taymiyyah ta rahimahullahu ta'ala yi dada àwọn orísìsí àwọn fawaid ló wà ń bẹ tí a fi lè mayàtọ̀ láàrin zallatu alimin àti bid'atul mubtadi'ah so aláwọ̀kọ́ ni pé káfínilẹ̀ fúnra wa pé mas'ala jarh wa ta'dil kí a máa yìnyìn àbí kí a máa bẹnu a ti sàlàyé fún wa pé ìpìlẹ̀ ni pé a ma ń ma lórí ẹ̀rí ni orí ẹ̀rí la ma ń ma lé lórí ṣùgbọ́n nǹkan tó ṣe pé ìṣtìháàdì lè wọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni orí ẹ̀rí la ma ń ma lé lórí ṣùgbọ́n so tí ìṣtìháàdì bá ti so gẹ́gbó sí pé àwọn abalẹ̀ ẹ̀sìn mí kọ̀ọ̀kan náà tó ṣe pé ìṣtìháàdì lè wọ́ a sì máa ìṣtìhádì olè sí kí kò lè wọláyé so tí ìṣtìhádì bá wọ́ a bá lò gẹ́gẹ́ bí a sí ma ń bá àwọn mas'ala mìíràn lò náà ni a bá lò gẹ́gẹ́ bí a sí ma ń bá àwọn mas'ala mìíràn lò náà ni tí ìṣtìhádì bá wọ́ àbí èèyàn lo ìṣtìhádì ń bẹ̀ tó wá sí pé ọ̀tọ̀ ni tó jẹ́ òdodo bọ̀ ènìyàn lo ìṣtìhádì lọ́nà tí ó yẹ kó lò àbóṣe àṣìṣe àbóṣe àṣìṣe pọ́nbélé tí ẹni kéèkì ẹsẹ̀ ìṣìdíhádì gan bóyó sàṣìṣe ní irú ẹni bẹ́ẹ̀ tó sì ṣe pé ẹniyàn ní ìpìlẹ̀ tó dá irú ẹni bẹ́ẹ̀ àníkàkún bídá àníkàkún bídá àkàkún aláṣìṣe ní so eléyìí yóò wájé kó yíwa pé ọ̀rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala nǹkan láwọ́kọ́ tá fi mayàtọ̀ láàrin bídá ẹni tó jẹ́ mubtadi'a àṣìṣe ẹni tó jẹ́ aláṣìṣe ẹjìn wá ń specify gangan báyìí ìyàtọ̀ láàrin pé a lágbájá ń dáàbòbò àwọn lágbájá àwọn tó sì ń dáàbòbò yóò ń bídá ní wọn abàdáà rẹ̀ abàdáà wọn torí pé ń dáàbòbò àwọn bídá àwọn alólùmọ̀ míì náà òun náà ó ń dáàbòbò àwọn èèyàn kan àwọn ènìyàn náà ń bídá ní wọn ṣùgbọ́n olùmọ̀ yẹn àwábàdáà wọn àbàdáhùn ah, kí ni àtọ̀ láàrin méjèèjì so tàbá lè ya súrọ̀ masala yìí dáadáa yóò fi jẹ́ kó yé wa lápẹẹrẹ èyàn kan dáàbùbà àwọn bídá àbàdáhùn torí ẹgbẹ́ àmùtẹ́dì àní àwa kan tó sẹ́yìn akàkà síse táà lè gbà lọ́wọ́ rẹ̀ láyé táà ní gbà kódà táà tún sí rọ́dùwà sí sẹ́yìn ṣùgbọ́n àwa gba kí ní ẹ̀ lọ́wọ́ rẹ̀ kí láàrin àwọn méjèèjì tí manhajù ti kọ́ là ń lò pẹ̀lú pé ya pé ya eléyà pé lálásìsì ya ọ̀rọ̀ Sheikhul Islam Ibn a rí pé aláwọ̀kọ́ nínú láàrin bídá àwọn ní mubtadi'a àti àṣìṣe olùmọ̀ òun náà ni al-ma'khadh al-ma'khadh òun náà ni al-ma'khadh ibi tẹ́ni kọ̀ọ̀kan ti mú ibi tí ẹni kọ̀ọ̀kan tó ti mú ibi tẹ́ni kọ̀ọ̀kan ti mú in tó ń sọ a rí pé al-ma'khadh òun ni ìpìlẹ̀ ibi tẹ́ni kọ̀ọ̀kan ibi tí iṣẹ́ tó ti pé iṣẹ́ kankan náà làwọn méjì jọ ṣe yóò ibi tí méjì ti pilẹ̀ al-alim tí ó pilẹ̀ látara ó ṣe ijtihad ẹni tó sì tọ́ sí ijtihad ni ẹni tó ní husnul qasd ni ẹni tá a pẹ̀lú dáadáa ni pẹ̀lú ìpìlẹ̀ tó sì pé ó lálàáfíà ní kódà tí a wo in tó jẹ́ definition mubtadi'a àgá lọ́dọ̀ alimamu Shatibi ẹni tí alimamu Shatibi tí wọ́n pè ní mubtadi'a àwọlẹ́ni tó sì pé Eh, kílùkọ́ rẹ̀ ó kọ́ láfà níbi nǹkan tó ṣe pé àwọn òṣùlù ni so òṣùlù ni ẹni tó sí ẹni tábà dáa òṣùlù ni tí ẹ ti jẹyọ bọ́ ẹni tó jẹ́ alim ijtihadi ni tí ẹ ti jẹyọ máa husnil qasdi pẹ̀lú bó ti gbìyànjú wò pé ah, àwọn ẹni yìí tá tàbá bà dáa wọn tàbá bà dáa ah, kọmọ wá sílẹ̀kúnlẹ̀ tá ma wá pẹ̀ gbogbo ó tún wá wò pé ah, àwọn ẹni yìí àwọn ẹni tí wọ́n ní gbìyànjú ni owó bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ kìí ṣẹni tó ṣe pé ó ní ìpìlẹ̀ pé àwọn báyìí nǹkan báyìí so irú ẹni bẹ́ẹ̀ a kà tó ṣe a kà kún àṣìṣe fún torí pé tí ẹ ó jáde látara ìtìhádì ni ó sì jáde látara husnul qasdi lẹ́yìn ìgbà tó ṣe tí Ọlọ́run bá pa aláṣẹ tán zọ́hìrù yẹn lọ́nà gẹ́ bí Sheikhul Islam ṣe sọ yẹn zọ́hìrù yẹn lọ́nà bá sì fẹ́ kó dúró tì bọ̀ mubtadi'a ẹni tó jẹ́ mubtadi'a òun ma ti ẹ̀ usulu fásídà ni usulun fásídàtun kásídà àwọn usulu burúkú ló a ààrẹ ànígbà ń bídá a sì ní pẹ̀lú ń bídá kò sí ìdẹ́nìkà káfẹ́ sọ ànígbà ló ń bídá yóò bá kí ní ẹ̀ pé jazmu ni so kíyàn wòye sí méjèèjì tíyàn bá wá pé lè ẹni aláwọ̀kọ́ tíyàn bá pé ní pé ẹni yìí o aláṣìṣe ní ibi tó sọ yìí in tó sọ yìí ànígbà wọlé láyé a sì rọ́dù rẹ̀ ṣùgbọ́n sí ihtiramu rẹ̀ á sì so ẹni ilé yóò wá túnmọ̀ manhajun intiqa'i lèyàn lò báyìí tí a bá ṣe rún kẹbẹ̀ so túnmọ̀ pé manhajun intiqa'i lèyàn lò bẹ́ẹ̀ tí a bá ṣe rún kẹbẹ̀ so sheikh abdul muhsin al-abbar hafizahullah ta'ala lára àwọn olùmọ̀ àpọ́nlé ni àwọn olùmọ̀ ẹni yìí àwọn olùmọ̀ súnnà gidi wọ́n wá wòye sí àwọn èèyàn kan nípa ẹnu ọmọ tí wọ́n ní ń pa wọn àti nípa àwọn tó wá gbé ìró bá wọn ha àti nípa àwọn tó wá gbé ìró bá wọn wọ́n sọ pé ah ẹni báyìí o ẹni báyìí báyìí òun o àwọn o ròpó ń bí dáàni àwọn ẹ̀rú sì ń bá wọn nítorí ìró tó wọ́n bá wọn pé àwọn èèyàn báyìí wọ́n tún ti bàdá alágbájá o àwọn èèyàn báyìí wọ́n tún ti kí in tó jẹ́ súnnà kó má túká kí in tó jẹ́ òdodo kó hàn sá kí àwọn tó wà lódodo kó wọ́n pínyà wọ́n wá sọ tí wọ́n sọ pé ah, àwọn ènìyàn nínú àwọn ìntàfà àfihàn tí a bá sàkéèsí Sheikh Abdul Mohsin Al-Abbad kí a máa sàkéèsí wọn <laughs> èyí ó rí pé double standard wà táwọn èyí sì se dédé Sheikh Abdul Mohsin Al-Abbad tó máa ń bi wọ́n mọ́ ní ah, min ahli sunnah min ikhwanina ahli sunnah wọ́n ma ń tún kìí ẹ̀sán gbogbogbà wọ́n ma ń tún kìí ẹ̀sán gbogbogbà wọ́n ma ń tún kìí ẹ̀sán gbogbogbà ní pé min ahli sunnah nínú àwọn tó sì harabi gangan fúnra rẹ̀ mọ̀ pé àwọn ẹni kọ̀ọ̀kẹ́ nínú àwọn tó ń dáàbòbò yìí òun gangba mi kìí lè sọ̀rọ̀ ṣà pé kó pè wọn láhàlù súnnà kìí lè ilá mẹ́lẹ̀ pé kó pè wọn láhàlù súnnà bọ̀ Sheikh Abdul Muhsin Abbad hafizahullahu ta'ala wọ́n lámẹ́lẹ̀ báyìí pé min ahli sunnah nínú àwọn tó sì pé àmọ̀ pé àmọ̀ wọn pẹ̀lú juhud àmọ̀ wọn pẹ̀lú pé ìdáàbòbò súnnà Sheikh Abdul-Sir Abbad ma ń sọ gbogbo àwọn fátọ̀ àwọn àwọn àti gbọ́ kálọ tún wọn gbọ́ dáadáa wọ́n tún tún kìíní ìsọ mẹ́ wọ́n tún tún wọn sọ wọ́n tún tún wọn sọ kódà bàbá ma ń máa fi kọ́ ìdù min ahli súnnà sí wọ́n ma ń máa máa dé mẹ́lẹ̀ pẹ̀lú kọ́ ìdù pé min ahli súnnà wọ́n ma ń fi sí oye so irú tí a bá wò yìí síbẹ̀ pé á ah, ilé àṣìṣe ni lọ́dọ̀ olùmọ̀ tí a mọ̀ pé olùmọ̀ tó mọ ìpìlẹ̀ rẹ̀ lórí súnnà ni kí ẹ̀ wá sọ pé á ilé àrígbà tó lùmọ̀ yìí láyé àrígbà ṣùgbọ́n so àṣìṣe so ṣùgbọ́n ilé yìí harabi tó ti kọ àádà àwọn kọwàáìdì tipẹ́tipẹ́ tó ti kọ àádà àwọn kọwàáìdì tipẹ́tipẹ́ táà sì

bid'atul mubtadi'ah àti zallatu alim àti àṣìṣe olùmọ̀ òun ni pé ẹni tó jẹ́ mubtadi'ah in tí wọn ò bẹ́ ló ń ṣe ijtihadi tí wọn ò bẹ́ ló ń ṣe ẹlẹ́ẹ̀kejì in tí wọn ní kó gbà òun ló ń gbà kọ́sùtù tí wọn ní kó ní òun ló ń ní ijtihadi tí wọn pálásẹ̀ rẹ̀ òun ló ń ṣe ìṣtíhádì tí wọ́n bẹ Halabi tó rí pé òun náà ni ọ̀rọ̀ tó dá iṣu lẹ́ báyìí kí a máa ṣe mọ̀kọ́rọ́nà láàrin àwọn àmẹ́jẹjì kí a fi mọ̀ pé Sheikh Abdul Muhsin Abbad hafizahullah ẹni àpọ́nlé ni wọ́n afá dáadáa ni wọ́n olùmọ̀ta ma so Sheikh Abdul Mohsin Abbad hafizahullahu ta'ala istihadi tí wọ́n ṣe nípa ẹni yìí nípa àwọn ẹni tí wọ́n ṣe yìí istihadi tí ó bá ipò wọn mọ́ ni istihadi tó bá ipò wọn ni tó gbé olùmọ̀tá àmà pé olùkìbáàrù ni kódà afẹ́ ilé sọ pé lẹ́yìn Sheikh Salih Fawzan nínú àwọn tó jẹ́ kìbáàrù tó tún kù láyé lónìí o lẹ́yìn Sheikh Salih Fawzan sheikh abdul mohsin al-abbadi ló tún kẹ́ sheikh abdul mohsin al-abbadi ló tún kẹ́ so ijtihadi tí wọ́n ṣe ń pa àwọn ẹni pẹ̀lú àwọn nǹkan tí wọ́n lọ pẹ̀lú àwọn nǹkan tí wọ́n gbọ́ pẹ̀lú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lóríṣiríṣi pẹ̀lú àwọn báwọn aláṣejù ṣe pọ̀ pẹ̀lú àwọn oríṣiríṣi nǹkan olójé ní wọ́n ṣe ijtihadi tí wọ́n ṣe òun ló sì jẹ́ kí wọ́n ní qasd tí wọ́n ṣe so wá bá mú sí kò bá mú kò bá mú tàbá ní ọba mú kìí sípá àfi dí wọn kò àbíyàn fi tẹ́m̀bẹ̀lẹ̀ wọn àbíyàn fi pán wọlé ara so tí yàn bá ní tí imam ahmed sọ kò bá mú tí ó túnmà pé èyàn tẹ́m̀bẹ̀lẹ̀ imam ahmed èyàn tẹ́m̀bẹ̀lẹ̀ imam ahmed ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn lèyàn sọ pé kò lọ na so ìtìhádì yẹn kọ́tọ̀ òní ṣùgbọ́n ìtìhádì tí wọ́n ò bẹ́ hálábí nípa pé kó wá táyà tí ìmá dábòbò àwọn èèyàn tó ṣe pé wọ́n khalafa al-manhaju salafi ìmá ní èròǹgbà tí wọ́n ò bẹ́ sí wọn so a rí pé eléyìí náà wà lára wọn tí ó jẹ ká mọ̀ yàtọ̀ láàrin bid'atul mubtadi' wa zallatul 'alim so olùmọ́rin ojú ọ̀nà tó yẹ kórì ijtihadi tí wọ́n bẹ̀ẹ̀ ni kọ́sùdù ni ó ní èròǹgbà dáadáa rúkúrà tí yàn bá ka tíra rifkon ahla sunna ti bí ahli sunna tí wọ́n fi ń sẹ̀rí pé tán ma fi ń sẹ̀rí tí gẹ́bí yahya najmina sọ nípa àwọn bídá ma ń lo tíra yìí fi sẹ̀rí so rí pé èyàn ó bàbá mẹ́ èyàn rí so kọ́rọ̀ kójọ papọ̀ wọn ò tún wá ma lórí ìpìlẹ̀ burúkú tó pé àwọn ẹlòmí ma irú àwọn ikhwan muslimin sí wọ́n ma kọ́rọ̀ tí wọ́n kó papọ̀ wọ́n ma lórí ìpìlẹ̀ burúkú bàbá ma lórí ìpìlẹ̀ dáadáa nípa àwọn tó jẹ́ so èyàn fi gbọ́ ilé yìí dáadáa kí wá ní ìdájọ́ ẹni tó bá wá tẹ̀lé torí kí ni ìdájọ́ ẹni tó bá wá tẹ̀lé bàbá Abdul Muhsin Al-Abbad al-Sheikh Abdul Muhsin Al-Abbad hafidhahullahu ta'ala wa ra'ah tó wá tẹ̀lé wọn lórí irú nǹkan báyìí lórí irú nǹkan báyìí so tó ń wò pé a nígbàtí Sheikh Abdul Muhsin Al-Abbad tẹ́yìn òfilé tí wọ́n ti lè ṣe ìzáàmù wọn wọn ò gbọ́dọ̀ ṣe ìzáàmù òun náà àbí wọn ò gbọ́dọ̀ ṣe ìzáàmù ẹlòmíì náà ìwọ tó bá wá gbà ló ń bídá wọ́n ti pè Imam Bukhari náà ló ń bídá so kíni kíni wo yisiri wòye sílẹ̀ ọ̀rọ̀ àwọn olùmọ̀lẹ̀ láka bídínláhì ta'ala aka ro sheikhul islam ibn taymiyyah rahimahullah ta'ala fún wa a sì ka ọ̀rọ̀ sheikh salih al-fawzan a sì ka ro al al-imam ibn rajab rahimahullah ta'ala sheikhul islam ibn taymiyyah rahimahullah ta'ala wani idan ra'aita al-maqala al-mukhti'ah wọ́n tó bá rí ọ̀rọ̀ kan tó sì pé ọ̀rọ̀ yẹn àṣìṣe ni qad sadarat min imamin qadimin fa'turifat fa'turifat wọ́n ni tó sì pé ó wá látọ̀dọ̀ eh, ẹni síwájú kan nínú àwọn imam tó ti wà ti pẹ́ àbí bóyá tán gbà lérò ní pé ẹni imam tó ṣe pé àwọn èèyàn gbà fún tó ṣe pé ẹni ìtìsíwájú ni almuhim sáà ni pé lọ́dọ̀ ẹni tó ṣe pé olùmọ̀ ẹni ìsíwájú ni nínú ẹ̀sìn fàtúfíàt ìwọ́rọ̀ bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n ti forí rẹ̀ jí na wọ́n ti forí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ti yáfẹ́ rẹ̀ kò rí ẹ̀rí fala yughtafaru liman balaghathu al-hujja ẹni tó wá ṣe pé ẹ̀rí dọ́dọ̀ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ wọn ò ní yáfi irú ẹni bẹ́ẹ̀ o maghfira lil awwal in tí wọ́n yáfi ẹni alákọ̀ọ́kọ́ falihada Sheikh sọ pé nítorí ونحوها إذا أنكر ذلك أبا الدعاء أقبل بدعو أن تسبع حديثي إيانو ساري أولو الدبا وانتقو ولا تبدع عائشة سبعني أن بدع عائشة يوى النبي صلى الله عليه وسلم ونحوها أتعوى مينة تجو عائشة رضي الله عنها ممن لم يعرف nínú àwọn tí wọ́n mọ̀ bí annal mauta ní pé òkú yasma'una fi quburihim ní pé wọ́n gbọ́ tó ń ṣẹlẹ̀ wọ́n gbọ́ ọ̀rọ̀ nínú sàréè wọn fa hadha aslun azim sheikhul islam sọ pé in tí mo ń sọ fún ọyọ́ ìpìlẹ̀ kan tó tóbi gani fatadabbarhu mo fẹ́ kó ronú sí dáadáa fa innahu nafi' torí pé in tó ṣe àǹfàní gani ẹwọ ọ̀rọ̀ sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala èyí kaka ọ̀rọ̀ alimari ibn rajab al-hafiz kaka ọ̀rọ̀ wọn náà nínú jami'ul ah, ulumi wal hikam wani wa ha huna amrun khafiyun wani bi ta dayo alamari kan tó pamá yanbaghi at-tafattum lahu ó tọ́ kíyàn gbọ́yé وهو أن كثيرا من أئمة الدين ونبي أقولك وعواني سواجو لنعول ماسين قد يقول قولا مرجوحا ولسوا رسوسك ويقول تسمع ويكون مجتهدا فيه شبه سيجتهاد نبي أروياني مأجورا على اجتهاده فيه أنت سيكون وصنا لسا لوري إبن يجتو سيلاتي فايدا جنين وريا موضوعا, عن موضوعا عنه خطأه فيه wọ́n sì gbé àṣìṣe rẹ̀ wọ́n gbé kó fún wala yakunu al-muntasiru li maqalatihi ṣùgbọ́n tó bá ti fún wọn ara ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ tilk ọ̀rọ̀ rẹ̀ yẹn tó sọ yẹn tó jẹ́ àṣìṣe yẹn ó wá ń gbé kí yíran lọ́wọ́ bí manzilatihi fi hadhihi ad-daraja òun ò ní wà nípò rẹ̀ a sọ pé wọ́n ó foríjì fún àṣìṣe rẹ̀ sì sánlẹ̀sẹ̀ torí pé òun ẹni tí ń ràn lọ́wọ́ yẹn tí ń kí ń gbé ọ̀rọ̀ yẹn lọ́wọ́ kí ń ronú sí ọ̀rọ̀ Ibn Rajab yìí ni di annahu tó rí pé ẹni tí ń dìfẹ́ndì ọ̀rọ̀ yẹn qad la yantasiru li hadha òun ló sọ illa li kawni matbu'ihi qad qala nítorí pé ẹni tí ń tẹ̀lé ló sọ lòun fi ń tẹ̀lé ọ̀rọ̀ yẹn bihaythu annahu nítorí pé òun o law qalahu ghayruhu Allahu akbar ẹwọ ọ̀rọ̀ al-Hafiz ibn Rajab wọ́n ní lọ́nà tó sì pé ẹni tí wọ́n ń lo ọ̀rọ̀ bá sọ pé ẹlòmí ló sọ min a'immati ad nínú àwọn ẹni síwájú nínú àwọn olùmẹ̀sìn lámà kọbílẹ̀hù kò ní gbà wọ́lá ń tásọ̀rọ̀ láhù bẹ́ẹ̀ sì ni kò ní gbé rọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn wọ́lá wà láàmà wà fákọ̀hù kò sì ní rẹ̀ ní tó bá mú rọ̀rọ̀ yẹn kò ní ràn lọ́wọ́ wọ́lá àádámà kọ̀lẹ́fàhù kò sì ní mú lọ́ta yẹn tó bá yapa rọ̀rọ̀ yóò mọ̀ rò pé òdodo lòun ràn lọ́wọ́ pẹ̀lú tó ń bí manzilati matbu'ihi nítorí ipò ẹni tí ń tẹ̀lé yẹn yóò mọ̀ rùkún múná òdodo lọ́wọ́ ni wa laysa kadhalik kò sí rí bẹ̀ fa inna matbu'ahu torí pé ẹni tí ń tẹ̀lé yẹn innama kana qasduhu al-intisara lil haqq àníyàn tó ń ní tó wa amma hadha at-tabi' àmẹ́rin tó ń tẹ̀lé فقد شاب انتصاره لما يظنه الحق إرادة علو متبوعه وني فقد شاب انتصاره لما يظنه الحق إرادة علو متبوعه وني بسيما انتروا قددو يعني, يعني in tó rò pé òdodo níyẹn bó sí ń ràn lọ́wọ́ yẹn ìdí tó fi ń ṣe òun ni pé láti ran láti gbé ẹni tó ń tẹ̀lé yẹn láti gbé e ga láti gbé e ga inti inti ó fi ran ọ̀rọ̀ yẹn lọ́wọ́ nìyẹn wọ́n ni wà zuhúrí kẹlimẹ́kìhì àti pé kó bá sí pé ọ̀rọ̀ ẹni tó ń tẹ̀lé yẹn gangan ọ̀rọ̀ rẹ̀ ni kó borí wà á lá yóò ń sábà ilẹ̀ alkhọ́tọ̀ àti pé ẹni tí ń tẹ̀lé yẹn ká má bá wá fi ti sáàsìse ká má sọ pé àsìse lẹ́ni yẹn ṣe wà á rí ìdá sí ìsàtún alhafiz lọ́jà sọ pé ìwà yóò ìwà burúkú ìwà dọ̀tín tẹ́kẹ̀dáhù fi kọ́sìdìlì ti sọ́rì lil haqq tó sì pé ìmọ̀ ń ba ìran òdodo lọ́wọ́ ìmọ̀ ń bà jẹ́ fafham hadha alimami lọ́jà bí náà tún ní gbọ́ ilé iye dáadáa فإنه فهم عظيم تركي أبويت تطبني والله يهدي من يشاء إلى صراط مستقيم الله سبحانه وتعالى من توني تباو ومن توصي وجونا تصديدي ẹwọ àwọn ọ̀rọ̀ àwọn àìmà yìí àwọn olùmọ̀ ẹni ìsíwájú irú àwọn ọ̀rọ̀ yìí náà yóò bá nínú ọ̀rọ̀ Sheikh Al-Albani yóò bá nínú ọ̀rọ̀ Sheikh Rabi' èyí ó bá nínú ọ̀rọ̀ Sheikh Uthaymeen tí wọ́n ń ṣe yàtọ̀ láàrin méjèèjì tí wọ́n sì ń jẹ́ kíyàn mọ̀ pé hẹn ìyàtọ̀ wà láàrin méjèèjì ṣe rí àṣìṣe ní kíyàn fẹ́ gbé ẹni tí ó ṣàṣìṣe kíyàn fẹ́ fún ní àìsímà ẹ ma wo bíyàn sí lẹ́gbẹ̀ẹ́ gùlúwò gíyàn sí ṣe àṣejù àti àṣe ìtò níbi masala yóò ẹ ma wo dáadáa tíyàn bá rí ẹnìkan lápẹrẹnsì tí a bá rí ẹnìkan lápẹrẹnsì èyàn rí pé ẹni yìí ala ni a níbi tó sọ yìí kò bá mú tí a bá fi tí a bá fi fún ní ọdúrù àbí pé ẹ̀sìmá tí a bá fún ní ọdúrù àṣìṣe yẹn èyí ó kọjá lórí ẹ̀ pé ah, ẹni tó yẹ ìyàtìbáru pé ah, àṣìṣe ló ṣe kíyàn wá yọ àṣeyẹ kò pé àà ah, kíyàn wá lẹ́ẹ̀bẹ̀ gẹ́bí àwọn haddadiyya gẹ́bọ́n sí máa ń ṣe so èyàn ó ṣe ọlọ́run ọba èyàn ó sì ti kọjá àlà lórí àwọn ẹrú ọlọ́run ọba ah pẹ̀lú àwọn ẹ̀rí tó dúró against ẹni yìí kìí sálásìfẹ́ ẹni yìí sálásìfẹ́ kíyàn wá fún ní ọzúrú ẹni tó jẹ́ aláṣìṣe èyí o ma zaka ẹni tó yẹ kíyàn bẹnu àtẹ́lù nínú ẹ̀sìn ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala ẹwùn gan bẹ̀yìn ẹni tó sì pé tìsọ́sùn mustaqim òṣùwọ̀n dédélé yẹn gbọ́dọ̀ máa fi wọn kan nítorọ̀ ọba fi dédélé yẹn gbọ́dọ̀ máa lò níbi gbogbo nǹkan kìí ṣe pé ẹ kákà àtàlásìṣe àtẹni tí ó sàṣìṣe so kákílẹ̀ gbogbo wọn náà papọ̀ so eléyìí kò sí nẹ́sì Ọlọ́run wa subhanahu wa ta'ala so ta bá ti kílẹ̀ gbogbo wọn papọ̀ tán àbí táwọn afá súnmọ́ bá kílẹ̀ gbogbo wọn papọ̀ tán òun ni ó fi hàn pé a kìí ṣe manhajun ti kọ́ ìlànsí àìsójó ìgbàyínlẹ̀ àìsójó ìgbàyínlẹ̀ الفوزان الشيخ صالح الفوزان ما تنسى شرح آه شرح السنة البربهاري لما تي الإمام البربهاري سوكي واعلم أن الخروج من الطريق على وجهين لما تنسى لي الشيخ صالح الفوزان واني واني الرجل الأول من خرج غَيْرُ مُتَعَمِّدٍ وَلَنْ تُجَادِ قُولُ جُوَنَا وَدُدُو سُبَا كُمَامَزْ جَادِ بَلْ يُرِيدُ الْخَيْرِ دَادَ لِبَا لِرُو لَكِنَّهُ سَلَكَ طَرِيقَ غَيْرِ الْخَيْرِ سُبَا قُونِ يُجُوَنَا تُيَاتُسْ يُجُوَنَا دَادَ والاجتهاد لَا يَكْفِي وَنِكِنْ أَكَسَ إِجْتِهَادُ كُتُو وَإِنْ كَانَتْ نِيَّةُ صَاحِبِهِ صالحه ومقصده hasanan wọ́n ní ijtihadi nìkan ò tó kí ẹka jẹ́ mujtahidi nìkan ò so kí ẹ jẹ́ mujtahidi nìkan ò tó eléyìí àlàyé ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni in tí wọ́n rí fásí bí in tí wọ́n rí fásí ni pé sàgbé ìgbà míì wà tí yíò já láti ṣe èyí sì tún mú so ijtihadi ni ohun tó ṣùgbọ́n èyí ó yìí mú èyí ó sì bàdá rẹ̀ yóò sì gbédájọ́ tó ilẹ̀ èyí ò ní fún ní ọdúrú àṣìṣe gẹ̀ẹ́nà irú àwọn àṣìṣe bẹ́ẹ̀ náà tún wà ṣùgbọ́n kìí sóhun ní ọ̀rọ̀ wa lónìí náà so wọ́n ni wàlí ṣíhádù la yakfi wọ́n ni ṣíhádù gan ọ̀tọ́ wà in kanat niyyatu sahibihi salihah kúrò kó sí ó gbọ́dọ̀ jẹ́ pé ojú ọ̀nà dáadáa ló ma ijtihad yẹn lé lórí fahadha yu'tabaru mukhti'an irọ́ ni bẹ́ àkàkùn aláṣìṣẹ́ wa man wafaqahu ala dhalik àti gbogbo ẹni tó bá ti tó bá tẹ̀lé lórí àṣìṣẹ́ yẹn wa sara ma'ahu ala al-khata tó sì rìn pẹ̀lú ẹ̀ lórí torí pé ojú ọ̀nà tó ń rìn yẹn ojú ọ̀nà panu ni hatta walau lam yata'ammad sahibuhu al-khuruj kódà kó sí pé ẹni tó ẹni tí ó sàṣì yẹn kò máa máa ṣe kì níyẹn wa innama huwa yaltamisu al-khayr ṣùgbọ́n dáadáa ni ó gbà lérò wa hadha huwa halu al-kathir min alladhina yabtakiruna ibtikarat min 'indi anfusihim fi 'ilmi al-aqida wọ́n ni eléyìí ni ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó sì pé wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kalẹ̀ látọ̀dọ̀ ara wọn níbi ma àkídà fahada amrun la yajuz in tí ó tọ́lélé wà láyú ta bá áhùn èyí sí gbọ́dọ̀ tẹ̀lé wọn wà sahibuhu laysa ala sawab ẹniyẹn kò sì sí lórí òdodo so yí Shaykh Saalih Al sọ ni pẹ̀lú àwọn àlàyé kò sí ìrújú kàkàmẹ́lẹ́mí nípa tó jẹ́ àṣìṣe olùmọ̀ àti bídá mubtadi'a àti ń tàà fi lè máa clear gbogbo wọn papọ̀ gẹ́ bá fàá sí sọ níbi tàbá wá ń clear gbogbo wọn ìbàyẹn láṣẹ̀ wá jẹ́ onídédé èmi o mọ́bí tó ti rí bẹ̀ẹ̀ nínú ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àti pé ìtànpẹ̀ ní fiqhu gangan òun ni

kèèsì ìgbà tó bá ní ìgbà tó bá ìdájọ́ gbogbo ẹ̀ náà láti wá máa ló ń dédé ara kèèsì dédé nìyẹn nínú ṣẹ̀ríà àì kèèsì tá ń pè dédé ní pé kó gbogbo èèyàn kó sáà fún wọn ní nǹkankan náà ibadallah kèèsì pé hébà bàbá yẹn gẹ́gẹ́ bí afásin eh, sọ pé hébà bàbá yẹn ló ń dẹ́rù bà wọn hébà bàbá kọ́ àwọn èèyàn ju bàbá àwọn èèyàn ju bàbá lọ dáadáa táwọn nígbà tí wọ́n sọ tí ó tọ́ àwọn èèyàn ṣe rọ́dù fún wọn àwọn èèyàn sì jù wọ́n lọ tó ṣe pé àtọrọ rẹ̀ fún Sheikh Abdul Hussein Abbas hafizahullahu ta'ala torí ẹni yìí ni wọ́n afá súnnà gidi ni wọ́n àwọn wọ́n so haiba kakakọ́ ìdájọ́ ṣẹ̀ríà ni bẹ́ẹ̀ ni wọ́n ní haiba bẹ́ẹ̀ gẹ́bà àwọn olùmọ́súnnà sí ma ní haiba bọ́lọ̀ bá sí ma ń fún wọn ẹni tí wọ́n ní haiba ni wọ́n ní àpẹẹlẹ́ ni wọ́n fẹ́ Sheikh Abdul Nasir al-Abbad hafizahullahu ta'ala tó túnmọ́ kìí sí pé wọ́n bẹ̀rù ni àbí manhajun ti kọ́ ní àbí nkankan ni àbí nkan rí ni ara òṣùwọ́n ọlọ́run bá déédé láàfin bẹ́ni kọ̀ọ̀kan lò ọlá pé àwọn ohun lè ṣe ìzáàmù wọn torí à lórí yẹn torí pé wọ́n gbà pé ìtàwọn wà lórí ẹ̀ correct pẹ̀lú ìpìlẹ̀ dáadáa tí wọ́n máa lé lórí kó tẹ̀sí pé nàtíjà wọn padà nàtíjà kò bá mú a sì nígbà rọ wọn sẹ́ a nígbà aláyé bó jẹ́ lómi náà nìsá aláà nígbà kódà bó jẹ́ Imam Ahmad rahimahullahu ta'ala a nígbà eléyìí ṣe pé èyàn fi ń tẹ́mbẹ́lẹ̀ àwọn olùmọ̀bí nǹkan ṣùgbọ́n tó jẹ́ òdodo nìyẹn so kìí ṣe manhajun pé àpèlón bídá eléyà àpèlón bídá kìí ṣe manhajù ti kọ́ yóò sẹ́yìn tó bá sì ń tẹ̀lé irú àwọn ẹni bẹ́ẹ̀ ní bí àṣìṣe yẹn irú ẹni bẹ́ẹ̀ ní fún ní ọdún fún àwọn kàlà à ní fún so bó ṣe jẹ́ nìyẹn kí Allah subhanahu wa ta'ala kí yẹ ta sọ yìí kó ṣe wá láǹfààní àwọn ìran kẹta nínú àwọn tí Sheikhul Islam sọ pọ̀ gan láwùjọ wa àwọn tó ṣe pé ìfẹ́ẹ̀nú wọn nífẹ̀ẹ́nú gan so ṣúbà àti ètè ma ń dàmú wọn gan so irú ṣúbà àbáyìí ọbẹ̀ ló jẹ́ fún wọn so wọ́n sì máa rògbò dodo ni so ṣùgbọ́n ṣúbà náà ni so kọ́lọ̀mà subhanahu wa ta'ala àwọn tí àfá ní ká clear ta bá ti clear ká clear manhajì wa ká dóti ká clear àwọn tó bá yẹ ká clear kéta fi lè clear àwọn èèyàn ká sí torí ipò wọn ni kéta fi lè clear wọn so bó ṣe jẹ́ ni so hádà wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdika أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك